his actions were gracious and kind. àwọn iṣẹ́ àti ìwà rẹ̀ ó kún fún àánú àtòrí ọ̀fẹ́. we need to study the bible very well. a nílò láti ka bíbélì wa dáadáa òkúkọ̀ nu wa. study the bible well. a ò ka bíbélì wa dáadáa.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 cast elimas the bad bad jesus. ó fi elima tó tún jẹ́ bá jésù fi ré. who wanted to pervert the gospel. nígbà tí yẹn ń ṣe àyídáyidà yìí rere. peter pronounced death on ananias and sapphira. pétérù pàṣẹ ikú sórí ananaya àti ìyàwó rẹ̀ sapphira.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 nítorí mo fẹ́ kẹ́ fi kún ipa yín ni mo ṣe dá yín dúró. if you are a parent and you like you are, you happen to have your child around you there. bó bá jẹ́ òbí ni ọtí ọmọ rẹ sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ń bẹ̀ yẹn. lay your hand on the head of that child as you pray this prayer again. pé ọwọ́ lé àtàrí ọmọ náà bó ti gba àdúrà yìí. if it, if your child is not there. bọ́mọ òun ò bá síbẹ̀. lay that hand in faith. gbé ọwọ́ yẹn lé nípa ìgbàgbọ́. stop my parents. ó dá àwọn òbí mi I am not your candidate. èmi in the name of Jesus. ní Somebody is breaking through, is breaking through. Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà.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 he had. ó ní. prayer anointing. ìfòròyìn àdúrà. he understood warfare. òye ogun jíjà yé and every arrow of prayer that David fired. gbogbo ọfà àdúrà tí Dáfídì bá ta. works like fire. a máa ṣiṣẹ́ bí iná. he dealt with Goliath.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 láti lè mú ìwà ìkàso o nílò ìwà ipá. that's why we need the prayers. ìdí nìyẹn tá a fi gba àwọn àdúrà náà. rise to your feet now. ẹ dìde dúró nísinsìnyí. rise to your feet all eyes closed. kí gbogbo wa ká sì díjú wa. all eyes closed. kí gbogbo wa ká díjú. but you see. ṣùgbọ́n. if you are here. tó bá wà ń bí. and from wherever you are hearing me. àbí ibi tó o ti ń gbọ́ mi. You have not just surrendered your life to Jesus. O ti fi ayé rẹ fún Jésù. You are not born again. O ti di àtúnbí. These prayers can't work for you. Àwọn àdúrà yóò lè ṣiṣẹ́ fún ọ. You need to surrender your life to Jesus. O nílò láti fa ayé rẹ fún Jésù. So wherever you are. Nítorí náà níbi tó o bá wà. While all eyes are closed. Nígbà tí gbogbo wa dijú. Find a way to this altar. Máa bọ̀ níwájú. Those of you at the altar. Ẹ̀yin uh, tẹ́ wà níwájú pẹpẹ. I congratulate you. Mo kí yín kú oríire. Just close your eyes. Ẹ dijú nísinsìnyí. Say what I'm going to say after me. Kẹ̀sì wí tẹ̀lé mi. Say, Father. Baba. In the name of Jesus. I come before you now. Mo tọ̀ are Lord Jesus. Jésù Olúwa. Come into my life. Ẹ wọ inú Take control of my life. Ẹ gba àkóso ayé In Jesus name. Amen. i I'm going to pray with you now.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 gbogbo àsọtẹ́lẹ̀ ilé ìwòsàn. shall be cancelled. as you pray this prayer. the first prayer I want you to roar in desperate prayer for. please don't let anybody's voice be louder than you. the bible says in the day that I cry. then shall my enemies stumble. ìgbà náà this I know. for God is with me. powers. agbára that say I will not go far. tó ní wọn ò jìnnà. Is that the loudest you can shout it? Ṣé o kígbe jù bẹ́ẹ̀ lọ ni? What are you waiting for? Ilẹ̀ ń dúró ṣe. Yeah! In the name of Jesus. Ní orúkọ Jésù. Open your mouth, open your mouth, open your mouth. The nuclear prayers have started. Àdúrà ìlọ́kàkẹ́ ti bẹ̀rẹ̀ o. In Jesus' name we pray.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 You are a Lord. In the name of Jesus. I refuse to be dragged backward. Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. This next prayer will cause instant deliverance for over a thousand people. Àdúrà tó kàn yóò fa ìtúsílẹ̀ lọ́gán fún ènìyàn tó lé ní ẹgbẹ̀rún kan. Every projection of problems. Gbogbo àrùn sí ìṣòro. Into my life. Sínú ayé mi. In the dream. Látọjú àlá every projection gbogbo àránsí of problems sí ìṣòro into my life sínú ayé mi in the dream látọjú àlá expire okay. in the name of Jesus. ní orúkọ Jésù. command you to expire. pàṣẹ kó dé kú. Thank you, Jesus. Oh, Thank you, oh, Jesus. Oh, yes, be released, be released, be released, be released, be released, be released, be released, be released. In Jesus' name we pray. Lórúkọ Jésù lágbàdo. Powers. Agbára. That has hijacked my star. to ti jẹ́ ìràwọ̀ mi To make themselves shine. Kí wọ́n bá lè tàn can you shout with it only anger? ẹ kígbe rẹ̀ pẹ̀lú ìbínú mímọ́. Make it louder than that. ẹ gbọ́dọ̀ sókè jù bẹ́ẹ̀ lọ. In the name of Jesus. ní orúkọ Jésù. Yes. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Say the ministry of strange touch. Iṣẹ́ ìránṣẹ́ ìfọwọ́kàn àjèjì. In my body. Lágọ̀ ara mi. Can you say it loud? Ẹ rẹ̀ lóhùn rárá. Shout it again loud and clear. Ẹ gbé sókè. in the name of Jesus. ní orúkọ Jésù. command the minister of strange touch. ẹ̀sẹ̀ kì í ṣe ìránṣẹ́ ìfọwọ́kànjèjì. Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Every demon ẹ̀mí èṣù. sent to delay my journey. tí wọ́n rán láti dá ìrìn àjò mi dúró. can you say it louder. ẹ kí ló rẹ̀ lóhùn rárá. I bind you and I cast you out. Ó gbé yín dè mo sì lé yín In the name of Jesus. Orúkọ Jésù. Bind them and cast them out. Gbé wọn dè kó sì lé wọn jáde. This is not a day to negotiate. Èlú ọjọ́ ìdúnadúrà. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Now pray this one with violent anger. A gba eléyìí pẹ̀lú ìbínú ńlá. Say it the way I'm going to say it. Bí mo bá ti wí tèmi ni kí o wí. If you don't understand it, don't worry, just pray. Tí o bá yé ọmọ àwùlẹ̀ bìkítà ṣáà gbàdúrà ni. The battle of Don't kill him, but put him to shame. Ogun ẹ má pa ẹ jẹ́ ó ṣẹ̀ sí. The battle of don't kill him. Ogun ẹ má pa. But put him to shame. Ṣùgbọ́n ẹ jẹ́ ó ṣẹ̀ sí. Open your mouth and pray. Lẹ́yìn rẹ̀ kó gbàdúrà yẹn. Yes! bakatenda bokoyaba In Jesus' name we pray. Any sickness assigned to stop me. Dry up. of Jesus. Any sickness assigned to stop me, dry up and die in the name of Jesus. Yes. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. I want to beg everyone under the sound of my voice. Mo fẹ́ bẹ gbogbo ẹni tó ń gbóhùn mi báyìí. You need boiling anger only anger to pray this next one. Ẹ nílò ìbínú mímọ́ ìbínú tó ń ru láti gba ìtókàn yìí. Any power. Agbára kágbára. That is saying. Tó ń wí pé. I can never be better than this. Mi ò lè dájú báyìí lọ. Can you say it with anger? Your voice is not angry enough. Oh, oh, oh God, arise! Destroy them. In the name of Jesus. Yes. Bẹ́ẹ̀ni. pull your mouth pull your mouth pull your mouth pull your mouth pull your mouth. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Silence now. Kí ìdákẹ́rọ́rọ́ wà báyìí. I'm going to count seven from here. Ó ka òǹkàdé keje láti bí yìí. This is what is going to happen. Ohun tí ó ṣẹlẹ̀ sí nìyí. Any demon inside anyone. Ẹ̀mí èṣù kí ẹ̀mí èṣù tó wà nù ẹnì kankan. Assigned to delay your journey. Tí wọ́n rán pé kó dá ìrìn àjò rẹ dúró that has been causing trouble for you. tó ti ń fa wàhálà fún ọ. attacking your marriage. tó ń gbógun ti gbéyàwó rẹ. attacking your child bearing. tó ń gbógun ti bíbímọ rẹ. attacking your children. tó ń gbógun ti àwọn ọmọ rẹ. attacking your business. tó ń gbógun ti owó rẹ. and he's still inside of you. ṣùgbọ́n tó yìí nù rẹ. as a count seven. ti ka òǹkà keje. they shall be violently sent away from you. in the name of Jesus. the fire of God shall chase away the strangers. silence. something is about to happen. that will change many destiny forever. yóò the spirit of your father's house. the spirit of your mother's house. that has detained your journey. today is the day of separation. one. ení. two. èjì. three, four, five, six, seven. Yes, it's coming out. Yes. Let him go. Let her go. I know you are from the waters, but I don't care. Let her go right now in the name of Jesus. Shout this loud now. Every decision of the enemy against me. Scatter! In the name of Jesus. Scatter your decision. Scatter the decision. In Jesus' name we pray. Lórúkọ Jésù la Powers. Ẹ̀yin agbára. That want suffering to be my signature. Tó fẹ́ kí ìjìyà ó di àmì ìdánimọ̀ tèmi. Can you shout with anger? Ẹ kígbe rẹ̀ pẹ̀lú ìbínú Your time is up. You cannot negotiate. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Stretch your right hand towards me now. Na ọwọ́ ọ̀tún rẹ sọ́dọ̀ mi. The Lord wants to disgrace. Olúwa fẹ́ dójú ti. The infirmities that are brought here. Àwọn àìlera tó débì. Stretch your right hand towards me. ọwọ́ ọ̀tún rẹ̀ sọ́dọ̀ me. Father, this hands that are stretched here. Bàbá àwọn ọwọ́ tí one nà Let them become the hands of fire. Ẹ sọ your word, ọwọ́ iná. The hands of glory. Ọwọ́ ògo. The hands of power. Ọwọ́ agbára. The hands of the anointing. Ọwọ́ ìfòròyàn. To pull down every stronghold. In the name of Jesus. Smite the enemy and the enemy shall flee. Let every sickness flee in the name of Jesus. Get yourself ready. Anywhere you are having problems. you are not feeling well there. tí ara rẹ ò ti dá níbẹ̀. whether it's your leg it's your body anywhere. ìdá bá ṣe àgọ́ ara rẹ ibi tó bá jẹ́. strike it twenty one hot times. gba ibẹ̀ nígbà mọ́kànlélógún. don't worry whether it is paining you. má mi kàn ń gbóndùn o. and begin to shout back to the sender. back to the sender. let's go. Yeah. Amen. Amen. Yes, check your body now. Yeah. àgọ́ ara rẹ Those things you could not do before you got here. Àwọn nǹkan tó lè ṣe kó o tó débí. The power of God is upon you. Agbára Ọlọ́run ti bà lé If you cannot walk, walk. Kó o bá lè rìn tẹ́lẹ̀ rìn. You cannot see. If you have no strength, your strength is back. Check your body very well. Do those things you could not do before. See what the Lord has done for that woman. See what the Lord has done for that man. Yeah, that's the power of God coming upon you. Your body is still shaking. The serpent of infirmity is coming out. Check your body now. Do what you could not do. Stretch that leg, stretch that hand. Check that swelling. you once you have checked your body. ní kété tó bá ti yá agbára rẹ wò. and find out the Lord has healed you. tó sì rí pólúwa ti wọ̀ ọ́ don't let the devil put it back. má jẹ́ kí èṣù dá padà. run very quickly to this altar. àsúlẹ̀ bọ̀ kíákíá níwájú pẹpẹ yìí. so that we can pray with you find a way quickly to this altar. see what the Lord is doing. wo ohun tó lu àṣẹ. Katenda Bale Katenda Riba. Just a notable miracle has happened to that woman. Don't be afraid. Yes, it's gone. You are surprised. Don't worry. But oh, it's gone. Find the way to the altar. The five brothers vanished. The lump has vanished. That's right. Use that leg. Use that leg. Yes, your the strength is coming back. Find a way quickly to this altar. Don't let the devil put it back. Thank you, Jesus. Thank you, Jesus. Any power saying that my battle will not end. Can I hear the sister saying it? Sisters, I want you to get angry. I want the sisters to be more aggressive. Láwọn obìnrin ó lo ipá yìí lọ. Brothers, let me hear you roaring like thunder. Ẹ̀yin ọkùnrin ẹ búra múra nù bí àrá. What are you waiting for? Ilé ń dá. Ẹ kú. In the name of Jesus. Ní orúkọ Jésù. open your mouth open your mouth open your mouth. aha aha aha aha. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. The next three prayers. Àdúrà mẹ́ta tó kù. The Lord said olúwa wípé. nobody will pray them well. kò sẹ́ni tó bá gbà wọ́n dáadáa. and will not have a testimony. tí ò ní ní jẹ́rìí. these next three prayers. àdúrà mẹ́ta tó kàn yìí. powers. agbára. rising early to cast me. tó ń jí ní kùtùkùtù òwúrọ̀ láti fi mí ré. can you shout this loud. ẹ kígbe rẹ̀ lóhùn rárá. Oh God, Allah, Tear them to pieces. In the name of Jesus. Tear them to pieces. open your mouth open your mouth open your mouth open your mouth yes. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. That's good. The second one too. Pray it with equal violence. gbà á pẹ̀lú ipá. mysterious powers. agbára àdìtú. shouting no to my helpers. ó ń ṣe bẹ́ẹ̀ kọ́ sí àwọn olùrànlọ́wọ́ mi. die by fire. ikú iná. in the name of Jesus. lórúkọ Jésù. open that mouth open that mouth open that mouth yes. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. This is a serious prayer. Àdúrà tó lágbára ni èyí. Powers. Agbára. Hiding my glory. Tó ń fògo mi pamọ́. Can you say it with only anger? What are you waiting for? Kí In the name of Jesus. Orúkọ Jésù. Just. Yeah. Thank you, Jesus. O ṣeun Open that mouth, open that mouth, open that mouth. Jesus' name we pray. Olùkọ́ Jésù la Every agent of bad luck. Gbogbo jíṣẹ́ orí búburú. kárí yẹ lọ. in the name of Jesus. orúkọ Jésù. Open your mouth, open your mouth, open your mouth, open your mouth. That's right. That's right. In Jesus' name we pray. Powers! Agbára. Using my pictures against me. Tó lo àwòrán mi lòdì sí mi. Don't say this doesn't concern me. Má lè lè yóò kàn mí o. Can you say it loud and clear? Ìgbéra ló ń rọra. What are you waiting for? In the name of Jesus. Jesus. Jesus. Jesus. Thank you, Jesus. O Jesu. In Jesus' name we pray. Lórúkọ Jésù la You are going to issue. three prophecies on your life. ó wàá sọ àsọtẹ́lẹ̀ mẹ́ta sórí ayé rẹ. the louder you issue it upon your life the better. bó bá ṣe gbóhùn sókè pàṣẹ rẹ̀ sáyé rẹ bẹ́ẹ̀ ni yóò fi dára. you will shout your name. ó pe orúkọ ara rẹ. in this particular prayer. nínú àdúrà yìí. say thus saith the Lord. báyìí ni olúwa wí. Daniel Olukoya. ìsìnkè akíbọ̀. you must and shine in the name of Jesus. Jesus name we pray. Second prophecy. Àsọtẹ́lẹ̀ kejì. Thus hear the Lord. Daniel Olúkọ̀yà. Enter into your glory. In the name of Jesus. Lórúkọ Prophesy upon your life. Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. This is prophecy number three. Àsọtẹ́lẹ̀ kẹta. Thus said Báyìí lolúwa wí. Dáadáa lolúkọ́yà. Ìsìkẹ́ làkíbọ̀. Pursue your pursuers. Ṣé àwọn tó ń lépa In the name of Jesus. Lórúkọ Jésù. Thank you, Jesus. Thank you, Jesus. O ṣeun In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Pick any song of praises. Tí orin yìí tó bá wù ọ́ bẹ́ẹ̀ lu. Sing it loud and clear. Kọ lówó kè. To the God who answered by fire. Ọlọ́run tó ń dáhùn nípa iná. For he has answered your prayers. Nítorí ó ti dáhùn àdúrà rẹ. Great is our God. How great is his name. How forever love foreverness he back the waters of the mightiness and so that they will leave you oh, trust in me. thank you Jesus thank you Jesus amen amen